الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوكم الله سبحانه وتعالى أترى لكم كاتي جفوان نبوة محمد صلى الله عليه وسلم حديثي تي يقتل هناني حديث أبي برزة الأسلامي رضي الله عنه تنسد عسكتي النبي صلى الله عليه وسلم tó ma ń kírun al'asir tí ó dẹ̀ ma ń kírun al'isha àti bí annabi sallallahu alaihi wasallam ìgbà mí ìbẹ́ ṣe ma ń lọ́yìn isha lára àti bí wọ́n ṣe ma ń tètè kì nígbà mí àti táìmù tánàbí ma ń èyí tó kù ni adífù Rafi' bin Khadij radiyallahu anhu wani وكنا نصلي المغرب مع رسول الله صلى الله عليه وسلم فينصرف أحدنا وإنه لا يبصر مواكع نبله متفق عليه so eléyìí hadithi nǹkan hadithi in bẹ nínú sahihu al-bukhari gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni in bẹ sahihu muslim so ìtún in tí hadith ẹ̀dẹ̀ sọ náà ni wípé a máa ń maghrib pẹ̀lú annabuwa muhammad sallallahu alaihi wasallam fayan sarifa ahaduna oníkálukú wá dìde oníkálukú túká wa innahu la yubesiru mawaqi'a nabilihi oníkálukú ó sì rí mawaqi'u àwọn nabluwa ani tó ń pè ní nablu ọ̀nà ni asiham al'arabiya ọ̀nà ni àwọn bí asiham ní bí ọfà náà so nínú àkàtà nínú hadithi ó ní istihbabu ta'jil salatil maghrib nínú talimin hadithi ni pé in tó wà mustahabu ní kí ẹ ma tètè kí ìrun maghrib fi awwali waqtiha ní àsìkò tí ní àsìkò tí ó bá tètè tó bá ti wọlé bi haythu yansarifu minha wad-daw'u baqin so in such a way that èyàn ó kò nínú ọmọ Maghrib ìmọ́lẹ̀ ìtaó sì mọ́lẹ̀ ìtaó mọ́lẹ̀ dáadáa tí gbogbo ó sì nẹ́ẹ̀tì wastihbabu at-ta'jil bi ittifaqil

kìí sásìkò tí electricity wà tí ẹ̀hẹ̀nà so bu almuhim o ni wípé in tó ní kálùkù bá gbé síwájú rẹ̀ báyìí wọ́n sì rí time tó bá kí magribu tán so eléyìí ni ó ń tọ́ka lórí pé ó dá kí ẹ̀tẹ̀kù má kí magribu báwo wá ní àwọn tán kí magribu ní time tó sẹ pé ìṣá ìgbà ti already fẹ́ wọlé àbí kí ṣá because níbi bí ìfitá yẹn máa ń lóde ní wípé bí kí eh, ashafakul ahmar pí pupa tí máa ń pupa lọ́wọ́ sàlẹ̀ lọ́bi tóhun ti máa ń wọ̀n so wọ́n ma ń sọ kí gbogbo ẹ dúdú tán kàtó kírun magrib àsìkò ìṣá ìyẹn àsìkò ìṣá ìlú kírun yẹn so whereas magrib dẹ̀ ní kíákíá because ẹ rí pé ó tún wà mustahabu kí ẹ tètè máa sínú àsìkò sínú sí ní àsìkò magrib náà ẹlẹ́ẹ̀kejì ni pé al-murad bil ghurub huwa ghurub kursi shamsi oní ródóródó kìí ráùndì oòrùn gangan kìí ṣe àwọn dọ́wù rẹ̀ kìí ṣe dọ́wù kìí ṣe ìmọ́lẹ̀ tó wà ráùndì rẹ̀ náà ni ó wọ̀ kìí ráùndì nìkan ni ma ń wọ̀ ẹ̀ẹ́dẹ́mí pé kúrùsù ẹ̀ gangan ni bẹ̀hẹ́ìtò la yóò minhu shay'un in such a way wal ijma' lọ́dọ̀ àwọn afáàmì al'ijima wal-ittifaq ikankanan but àwọn afáàmì sára pé al'ijima oní kí gbogbo àwọn afáàtẹ̀yẹn bá palọ̀pọ̀ buhari zanu mímọ̀ lọ al'ittifaq fún tí àwọn afáà mazhabu tó palọ̀pọ̀ àbáwọn afáà fannuka ita àwọn anabila wọn ittafaku ala hada àwọn afọ́ ní hadith ittafaku ala hada àwọn afọ́ ní fannuka bí àwọn afọ́ ní fiqh ittafaku ala hada wọ́n láwọn afáàmì mọ̀ bọ́ bí wọ́n sọ pé ìjìmọ́rùn ni kí ẹ tètè ṣe kí ni o kí o mọ́gbìmọ̀ bá ti wọ́n ló ti wúrú kí ní ìdọ̀tí wọ́n láì pín kí ẹ tètè kí wọ́n ní gẹ́gẹ́ bó ṣe wà níbi àdífù tí ń bẹnu Sahih Bukhari àti Muslim látọ̀dọ̀ Salamatu bin al-Akwa anna nabiyya sallallahu alaihi wasallam kana yusalli يمتد وقت المغرب إلى مغيب الشفق الأحمر أسكو مغرب هو ما لو تيجي في تيم الشفق الأحمر وهو مذهب أئمة الثلاثة الآية أوكي ليه المذهب أبو حنيفة أتي شافعي أتي أحمد أو أئمة متتا أي خلافا لمالك قال النووي هذا هو الصواب الذي لا يجوز غيره ليس لولا لا فيها كلها أو ليس الكامل ìdí ni pé àdífin bẹ nínú sahih muslim látọ̀dọ̀ abu ibn abi amrin látọ̀dọ̀ ibn amrin qala qala rasulullah sallallahu alaihi wasallam waqtu al-maghribi ma lam yaskutu nuru shafaq waqtu al-maghrib ma lam yaskut nuru shafaq àsìkò maghrib yóò sì máa wà lókùngbà tí ìmọ́lẹ̀ shafaq wo ìbáyìí tí wọ̀ ìmọ́lẹ̀ kí ni shafaq ìmọ́lẹ̀ pupa ni wọ́n dúó dé

ولما روى الدار قتني عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال الشفق الحمراء فإذا غاب وجب الصلاة الشفق الأحمر أنتني على حمراء بي أنتبات اللطار مو وجب الصلاة أجبت الصلاة إشايتي تونو قال يا الشفق الحمراء التي تبقى في السماء بعد مجيب الشمس بعد مجيب الشمس وهو بكية, بكية شعائها هذا هو قول أهل اللغة وفقهاه أهل الحجاز so àti ṣàlàyé lè aṣáfàkùn ahamaru ó ní pupa tí ma ń sẹ́kù lẹ́yìn ìgbà tó wọ́n bá ti wọ̀tán àhà so wọ́n ní lóòrò àwọn kínágbé ọ̀rọ̀ àwọn àfún lóòrò lè àtàwọn al-Hijaz hadith èyí tó kàn ní hadith ìyàwó Aisha أعتم النبي صلى الله عليه وسلم ذات ليلة بالعشاء حتى ذهب عامة الليل ثم خرج فصلى وقال إنه لوقتها لولا أن أشق على أمتي رواه مسلم أني النبي صلى الله عليه وسلم أعتم النبي أقول لوري أعتم ikese eyan le ma pe because salatul isha awon lagbawa o ko mo n pe ni salatul hadith wa wà lórí náàrí pé ẹ má pè ní atama kùlásọ̀rọ̀ tó wà ń bẹ̀ ọ̀rọ̀pọ̀ ń bẹ̀ mọ̀ kùlásọ̀ tó wà ń bẹ̀ ní pé ó ti fẹ́ di pé ó ti fẹ́ wà pọ́pùlà pẹ̀lú al'atama alára sọ̀látì lè ṣáà ni àwọn lágbàwà okó ma ń pè ní al'atama bọ́lọ̀ bá fẹ́ bóyá ní ka hadithi yẹn bíbí náà nínú ọ̀kẹta lé wọ́n hadithi ni pé a'atama dákọ̀lá fi al'atama tó ìtò pé táìmù yẹn mọ́ pé ní táìmù al'atama وهي ظلمة الليل ونتيم ديجوجو من نبي العتمة ظلمة الليل وسميت الصلاة باسم وقتها او اكو wọ́n fi ń pè láàrín fi àsìkò rẹ̀ pé ẹ́ wà láàtàmà áàkìrò sólùsì al-layl al-awwal ìtumà láàtàmà wáwò ẹ̀ ìtumà láàtàmà ni ìgbẹ̀yìn ìpín àkọ́kọ́ òru tàbá pín sí mẹ́ta bá láti táìmù magrib lòrú ti bẹ̀rẹ̀ ó yà bèèrè àsìkò táìmù magrib kúrú rẹ kódà àfáà sàlàyé pé in most cases àwọn èèyàn tó máa ń bá àsìkò magrib bankiri múrí átàrí lánàá ipé àwọn èèyàn tó máa ń rílì kíhù lásìkò magrib gan kéré ìdí ní pé tí wá ní kẹwàá àwọn tán máa ń tẹ́tẹ́ sí pé ẹ̀kẹ́rẹ́ sí báyìí tílẹ̀ bá wọ́n báyìí tóun magrib mọ́rẹ́ tí wá bí jẹ́ẹ̀rẹ̀ kíjà òun ibi mọ́sálásí ibi òun tètè wò mo gbé ilẹ̀ mọ́gá wọ́n ti pẹ̀rún wọ́n ti pẹ̀rún àbíyàn ẹsẹ̀ kámọ́ ẹsẹ̀ kámọ́ gbà náà wọ́n wọ́n kí táà lórí ma ń gbọ́ta kí o mọ́jú báyìí tàbí ah wallahi 4 o'clock lẹ́kí o mọ́jú 4 o'clock <laughs> ìbò afá òun ti wọ ìtásì mọ́lẹ̀ àsìkò táà lórí ma ń kí wípé kíní kan ṣẹlẹ̀ ǹjọ́ kan wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ìsìn kan lọ́wọ́ fíkù lélé yìí ọ̀rọ̀ sí yíwa gbomi mú gan wọ́n wá pè wọn magrib wọ́n wá tún continue ẹnìkan sọ fún àbáṣà ah, ìdí àbáṣà àsìkò mú ti tó ọgbọ́ ìṣẹ̀yẹ tó sàhábì àwọn sọ pé àwọn lè ìyẹ́ lè lọ lára nítorí tó pàtàkì tán sí lọ́wọ́n báyìí tí ẹ bá ń ṣe yóò ní èyí ó tètè kìfì awọlẹ̀wà kìí wà máa wọ́n tẹ́mù ìṣáyò wọ́n ní sọ́gí tó bá tẹ́mù sí mẹ́ta ká ní pé òun tán bí kíran bí kòrójì àbí bí gòróbì alfajiri àtàni àdíṣà kàdálì àfà gòróbì àbí kòrójì tòlórò alfajiri àtàni kí fájú ẹlẹ́kejì yọ ìtumẹ̀ ní pé tẹ́mù alfajiri ẹlẹ́kejì yọ báyìí ká ní bí 5:30 okay ká ní pé òun wá ń wọ̀ níbi àbí ká ní 7 o'clock tó bá pín 7 o'clock yẹn last night tó bá pín sí mẹ́ta ìgbẹ̀yìn first pípẹ́ òun time ìṣáyì ìtumẹ̀ ní pé tàbá ní kámọ̀ owó báyìí bí time onífẹ̀ mọ́jẹ báyìí ó lè mọ́ wọ́n bí 9:30 sí 10 o'clock ní time ìṣáyì eh? kódà bí after 10 gani ó jẹ báyìí tó bá ní káwò bí after 10 gangan labama kíṣà kódò ìgbàngán ló dáká kíṣà nítorí àdíta mẹ́ta wà tó wà tó wàjú rẹ̀ after 10 so ló jẹ́ pé killatul fiqh yasna'u bi sahibihi ma yasna'u àgbọ́yé ẹ̀sì tó kéré àbí kí ẹ̀tẹ̀ mọ́mọ̀ kankan lóẹ̀sì kí ẹ̀sàrẹ̀ máa bá gidi dá sí ìmọ̀ ń wọ́n ní táìmù asábọ̀ nílé yíò aha wọ́n ní alìṣà bí kẹsìrì láàáyíní walmaddi summiyati sọ́lá bismi waqtiha alladhi tusalla biha wọ́n ń pè ìṣà yẹn wọ́n ń pè lókọ àsìkò tó bá fi ń pè ámọ́tù layl ẹmà wo wọ́n tún wáyé nínú àdíjẹ́ pé wa qad innahu lawaqtiha àsìkò tí mo kí àsìkò tí mo kí àsìkò ṣáà gẹ̀mẹ́ ni a níbi ilẹ̀ tí wá sún gan ẹ àsìkò náà ni àsìkò tá kí gẹ̀gẹ̀ nìyí ay waqtuha al-fadil ìtú ẹni pé àsìkò tó lọ́lá kẹka kí ṣáà gan àsìkò yẹn gẹ̀gẹ̀gẹ̀ náà ni lawla al-mashaqqa ala al-umma tí ma ti pín kẹfẹ́ fara ní ìbáṣẹ̀ ní táìmù ẹgbẹ̀gbẹ̀ ya ẹmọ kí ní táìmù yìí so yí báyìí so ma yu'khadh min al-hadith kí náà kàtàkì min al-hadith ni pé istihbabu ta'khiri salati al-isha ẹ̀rí pàtí kàbọ̀ istihbabu náà ibi àdísì kàtàkì kọjá pé in tó dá mustahabu ni pé kíyàn fàyẹ̀wọ̀n isha kíyàn lọ lára ila amati al-layl títí tí ọgọ́rùn owó fífẹ́ lọ tán illa but mọ́jẹ̀ kó because khilafun bẹ níbi waqtul darura àti waqtul mukhtar ti má jẹ́ kó kọjá ìpín kẹta òru àbútí ẹ̀wà pẹ́jù sulufu leili because hadithi wá ipẹ́ lórí pé sulufu leili ní gbẹ̀yìn ok láàrin sulufu leili lọ sí tòlóòrò alfajiri nǹkan khilafu tó lágbára pọ̀ mẹ́rin pé ṣe yẹ́ sì lè kí ìṣá ìmá ó dá ṣe wá tó dọ̀gún rọ́wà bí àbí òsì mẹ́

wọ́n ní ó ti rí báyìí because at what onísù lè àbí kí nútù àkíyà alákọ̀ọ́kùn ìpín kẹta kọ́kùn ìkìláfún bẹ́ẹ̀ pé ìwó gẹ́gẹ́ ní gbẹ̀yìn sọ̀rọ̀tù lè ṣà so the best ni pé ó lè kí ní gbẹ̀yìn òru ló jẹ́ kí tẹbá wọn àbí tó ṣe pé àgbọ́yé bá kílẹ̀ dáadáa àní ó tó bá ti kí mọ́gì gbẹ́sẹ̀ ó kò lè lọ sùn máa ó ti rí báyìí àbí pẹ̀lú mọ́jẹ̀mú pọ̀ wà bí tẹ́ ti tó bá sáré sùn láàrin bí 705 o mádúrò tó ti ṣùwọ́dá ní ọkùnrin wọ́n wà jí ọ agbú ọyẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ àsìkò iṣẹ́ àsìkò iṣẹ́ ókè ókè ó sì mọ̀sá alamọ́sílásí náà ma fihi wala ishkal ma fihi wala ishkal kò sí wàlá kàkà pẹ̀lú rẹ̀ nínú ẹni pé istihbabu mura'ati halati ma'mumin dó wọ́wọ́ ok ok ok sáwọn yẹn lè gbé sí wọn lè gbé ok ok ok fòsíwàlá fòsíwàlá àdè tó sàlàyé nílẹ̀ láàrín àtúntẹ̀ gbọ́tẹ̀ sí rẹ̀ àdàlánà wípé kódà kìí ṣe níbi táìmù òun nìkan ní ẹti máa wọ hálù àwọn èèyàn kódà níbi súrọ̀ tí yóò bá ké lórí ìrun bẹ́ẹ̀ ni èyàn máa wọ hálù àwọn èèyàn má fagún jù èyí lè máa fi kọrùn díẹ̀díẹ̀ kí ẹ máa pọ́ lórí ìrun èyí lè máa gbé sáwọn lára díẹ̀díẹ̀ máa gbé sáwọn lára pẹ̀lú bó máa gbé díẹ̀díẹ̀ fún wọn ya wọn ni wọ́n sì mọ́mù bí kan ọ̀dà wọ́n lè àwọn ìwọ́n ní wọ́n bụ islam kí tí wọ́n máa bá wọn fábọ̀n kí bá kọ́kọ́ wí àwọ̀ ní kírùn mẹ́ ẹ̀yìn àti lẹ́ní fi ń kí gbogbo kódà asámúgan iná àtẹ́yìnà Allahu ọ̀dá kò láìkì àfáàyẹ àfáàyẹ ma ń keep time yóò ó fẹ́ lọ wo bọ́ọ̀lù ní o àfáàyẹ ma ń keep time mú láìkì àfáàyẹ ó ma ń watch time in bá ti ẹjẹ́ ìwọ́n rí pé òun lápalára rẹ̀ tí èmù tọ́ aláwọ̀ òun kan wà bí ìgbà tẹ́bà ẹlẹ́bà lómi òní ìdíkan lọ jíìmù mọ́ òun ní ìdíkan lọ máa ṣe ẹṣẹ́ṣẹ́ṣì máa ìwọ aláwọ̀ wọ́n wà kí òun tán assalamu alaikum tó lọ assalamu alaikum ẹ̀ṣọ́lá ti ha rí irú sọ́lá ò lélé yìí ìwọ́n fẹ́ gbèsẹ̀ kí náà sáwọn ìlága pé èyí máa ń pẹ́ lórí òun èyí dẹ̀ máa ń gbogbo àtùmànínà fi jẹ̀mí il àrùkàní nínú mẹ́jẹ̀mú òun ni o bó ò bá ní ọ lérò bẹ́ẹ̀ni orígun òun nígbà tó bá kàfátíà ìfarabalẹ̀ orígun òun ni قل الحمد لله رب العالمين الرحمن الرحيم كما سمع الله من حمده ربنا لك الحمد سبحان ربي العظيم سبحان ربي العالى والحمد كما lọ díẹ̀ díẹ̀ orígun lórí ọ̀rọ̀ ní ọ̀rẹ́ báyìí àbí mọ́ wá sí báwọn èèyàn fánfà kúfà díẹ̀ díẹ̀ tí bí náà àtẹ́yìnà lẹ́nkà tẹ́lẹ̀ báwọn kakọ̀ bí tí náà àtẹ́yìnà kó gùn jù ẹ̀kùn kí náà mi kò yíò ó sì kọjá kò ní káwọn lára máa àwọn ògùnkú náà ọmọ ká ilé yẹn pẹ́ ìmámù àti làdáni àánátàdọmọlẹ́ra wọn bàbá lè mọ́mù bàbá làdáni àtàwọn tákì yókù bàbá làdáni ọmọ lè mọ́mù àmàmùmùn ọmọ lè làdáni kódà in reality ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé àwọn ti fi mu'adhdhin wọ́n ti fi ṣe ìmámù ìmámù ṣe Allahu Akbar bàbá làdáni ẹja ṣe Allahu Akbar àwọn yíwa mọ̀ tẹ̀lé bàbá làdáni sí bàbá làdáni ni mọ́mù yìí bàbá làdáni kọ́ mọ́mù kọ́ ni mọ́mù gbọ́ àbẹ́tì yẹran mọ́mù ni whereas àtẹ̀yìn àti mu'adhin ló yẹ kẹjọ tẹ̀lé imam àní mu'adhin ò ní iṣẹ́ kankan mọ́ lórí ìwọ̀n tí ó sì kò ní iṣẹ́ kan tí ó ṣe lórí ìwọ̀n ju tó bá ti a ní máìkì tí mọ́ mú gẹ̀fẹ́ sọ̀rọ̀ gọ́ fẹ́ láòdù tí máìkì tí mọ́ ládàá nínú gẹ̀fẹ́ sọ̀rọ̀ lọ kí ló tún sọ̀rọ̀ fún kí ní ok tí a kí bẹ́ microphone ẹ̀fí kí wọn fún bàbá lè mọ́mù microphone ẹ̀wọ́n ní bàbá ò lè sọ̀rọ̀ ẹ̀sùn microphone mẹ́nu bàbá ẹ̀sùn mọ́ lẹ́nu adékí ìmámù ni àdébìnrin kẹjú ìlà ìmáàmù lè tẹ́mọ̀ bí ìmámù náà ni a máa tẹ̀lé ẹ̀yìn tí sọ́dì làdáni ju ìlà làdáni lẹ́yìn ṣe báyìí lè tẹ́mọ̀ bí wọ́n ti gbé bàbá làdáàlì kalẹ̀ ká mọ̀ tẹ̀lé tí mo bá ṣe Allah akbar tí bàbá làdáàlì bá ètè pík bẹ́ẹ̀ bàbá làdáàlì kan zàwádù kan sàfẹ́ sẹ̀lẹ̀ sí bẹ́ẹ̀ zàwádù láàkìlì kódà kódà kódà ò lè rẹ́rì kan fún èrí tó lè rí ní pé bóyíwá rẹ̀ ìmáàmù dé pé kò ní sọ̀rọ̀ wọ́n rábà ń ṣe rọ́fún sáútì èyí ò sì ní ìdíkójá ìbálàdá nìkan ìṣàárù ni mohamed ìmáàmù lè sọ̀rọ̀ wọ́n rá sí Allahu akbar dé pé bóyá rú ẹlẹ́ẹ̀kejì ogun tí mọ́mù sọ ìwọ́n tó ti gbọ́n bá gbé Allahu akbar bá gbé nítorí kíni nítorí pé wọ́n lè sọ̀rọ̀ but àwọn èèyàn ní problem kan bí o asa pé àṣà ba bá ń bàbá ṣe ń ṣe ẹwà wọn náà tàlá wọn náà ń ṣe súnnà àti màá tàbí ṣe wáàsí tàbí ṣe wáàsí pẹ̀lú arọ́ wáàsí kí la arọ́ wáàsí kí ní ẹbí ń ṣe tí ìbá ń ṣe fáàrí wọ́lá èmi lẹ́gbẹ̀m ṣe fáàrí arọ́ wáàsí fáàrí ni ike bá ń rọ́ bá ń rọ́ kí ni ẹnúdùn ìrìn wọ́n yí bá lẹ́bì gan rọ́ gan wọ́n yí bá rọ́ nǹkan báyìí lọ́lọ́run sọ abúbákìrì abúbákìrì àríwìtì tí wà bá dé pé àfóòsọ̀ kan arọ́ àṣẹ́sọ̀ tẹ́lì ẹwà àwọn kìníkà àfá àfọ́gá àfá àti òkúrú àfá àti òkúrú àfá àtọmọ tẹ́mọ̀ ọ̀rọ̀ wà sí wọ́n sì jọ máa ta ọjọ́ máa lera wọn àfóòsọ̀ kan báyìí irọ́ nípa ya síkírá kan wà lẹ́gbẹ̀ẹ́ ìwù kí lè yẹ kí ní yẹ àwa ti understanding scope ti pẹ́ èyẹ tí ò bá ti ní tó fẹ́ ná nínú mọ̀ ní tán ma ń se nù ọmọ fi ń gbásìkò ní lọ́fí pé wọ́n wá waste time kàbí page 20 wọ́n wá waste time ẹlẹ́rìn pé àfà ìmọ̀kéwo láì kan ní túlátà kò tún kankan kò tún kankan wo àṣẹ́ ní tí sọ wà lẹ́wọ̀ kò sínú tẹ̀fsírì

nítorí ẹlòmí ibi kódà mọ́ máa ìrùn pé gbogbo kí ni wá sí kùránì táwọn mọ́ká tí wọ́n lè kí náà yìí káwà àfáà tó bá mọ́ tó fẹ́ sí kò nídì kẹsẹ̀ fún ma bá fààrí lásẹ́lẹ̀ lónà tó ti pé àdẹ́lò bìdé náà kìí ṣe pẹ́ ṣe wá sí kan náà tó lápá náà tó wá intensive ìkan mí táwà kan ìtàwà fà súnmẹ̀ gidi máa ń ṣe ó ní pé wọ́n lè yan ọmọ kan mọ́ kí ó kan kó mọ bá wọn ka mọ́ túnú kan wá mọ́ sí ṣarhù rẹ̀ <clears throat> bóyá nìsìn afẹ́ sí ṣarhù afẹ́ sàlàyé Zadul Mustaqni' àbúrà wẹ̀lẹ́ tán sàlàyé náà ẹnìkan wá ń kan lọ́gbáwá èmi wá ń ṣe ṣarhù ẹ̀ fọ́síwẹ́wẹ́ rẹ̀ èyí ò látún rí tán àfáà súnlẹ̀ because ó pọ́sìbù kò ti máa ráwọn stáì wà sí súnfí lọ́dà ó súnnà bẹ́ẹ̀ ó ti máa ráwọn stáì yẹn ìwó tí wọ́n wùdá stáì yẹn náà correct kò correct kò correct stáì pé ká máa kí máa sọ̀rọ̀ mo wá kírúta bàbá wá kírúta mo wá lọ mo wá rí bàbá wá rí bàbá yíwọ lórí ọmọ ibá wí dáadáa ó sí máìkì ẹmọ tó wá fún ní pé àfá tí ń sọ̀rọ̀ mike tẹ́tò síwájú rẹ̀ ó 15 ó pọ̀ èkàn ní èyí tó máa ń wọ́wá èyí tó máa ń gùn èyí tó máa ń sẹ́nu wọ́wá tó gbẹ̀ẹ́sì ọláyà ọmọ kẹtọ̀ wà mike ọ̀kadà ní olúwọ́gbọ́n ti rí sí káwọn yẹn gbọ́ ni àbí fàárí fàárí ni kèsí káwọn yẹn gbọ́ wà sí tafẹ́ sí wọ́n lẹ́yìn tó bá ní tó nǹkan pọ̀ tafẹ́ sàlẹ̀ fáìn láwùjọ tí mo fàsìkò sòkó lọ kẹ́nìkan mọ́ sẹ̀sẹ̀ mọ́ bá ń wí àkótó ìsẹ́bí yóò bá lò ń wí tó bá lágbàwá wọ́n wá bá ń wí yóò bá ẹn pàdé láti lè èyí ò lọ dáadáa kò sí tó sí gbogbo àwọn kẹ hajjá ló bí èyàn èmi ọgbọ́ àfáà lè bí wà gbọ́ yóò ìgbẹ́lẹ̀ tẹ́ sọ ìlú kankan lágbára àfáà kí lọ sọ yára bá ń tú ní wọ́n ń fi fẹ́yìn yóò bá wọ́n fi wọ́n láì ṣkà ní àmọ́ Yorùbá náà bàbá wa lọ́wájú ìjọba mi pẹ̀lú agbádá àti gbogbo kí ní èyí àwọn tí wò ní tí wọ́n nà ló mọ̀lọ́mọ̀ sí bẹ́ẹ̀ àti ìfàsíkòsòkò ní lásán ni ló jẹ́ kí wọ́n mọ́ wò pé òkìní kí á ah, ẹ́ àgbàlagbà tí ó kìí ṣe gbogbo àgbàlagbà náà ló mọ́ tó fẹ́ sọ in tó wà mẹ́yẹ wallahi in tó dẹ̀ ṣẹlẹ̀ ní ìgbà ni pé àlájú sí tán pè ní ìmà èyí tán bá rè lórí àwọn jòwó su Sheikh Salih Al tánrè lórí àwọn dùrúsù sheik ibn baz tánrè lórí àwọn dùrúsù sheik Mohamed nasiruddin al-albani ó mọ̀ pé wo yóò máa rí ọlára tí gbogbo àwọn lẹ́dẹ̀ tátà lè mọ̀ sọ agbó sì máa rí ọ wíwá sí òun àwọn lè ṣe báyìí àwọn tó lè gbọ́wà sí wọn àwọn tó bá rí manhaj àwọn àfáà yìí ló fi jẹ́ pé ó fi pé nínú ìlú wà yìí sọ fún mi àwọn ìgbìyànjú táwọn yẹn nínú mà tó jẹ́ ìgbìyànjú mọ̀ gẹ́gẹ́gẹ́ àwọn ṣòro hátwọ́dà lórí àwọn kútùbù súnnà ó lè gan èyí tó bá rí gan fàárí asán fàárí ló kàrí mẹ́ àwọn kí ní ẹdẹ̀ léwu gan aka mọ́ fàṣípa àwọn èèyàn sófò àwa sọ àwọn èèyàn dáwọn tàkà mọ́ lọ sí alíkọ́ ó wá di pé wáàsí sí wáàsí kò fẹ́ yàtọ̀ sílẹ̀ wáàsí tẹ́mọ̀ gbọ́ kìí ṣe wáàsí tí ó gbọ́ tí ó tọ́ ti wáyé lára wípé ẹ́ kì ní tí mo yọ mọ̀dá lóòtọ́ kìí ṣe wáàsí yẹn wáàsí lọ́kà ma bí oríṣẹ́ refreshment ni ẹ́ eh? bí ẹ̀yẹ́ kàfí ń panu ẹmọ́gàfí <laughs> mo fi rìn oye bá yẹ̀ bí ṣe jíká mọ́tán ṣe dákùn wọ́n níbi àdífi nǹkan fi ìdẹ̀ nílùú ara kọ́ìdà ṣàríyà dar ulmafasid muqaddam ala jalb al

i before time tí wọ́n sọ yẹn time yẹn náà ti wọlé o àwọn ìpa lọ́dá ká fà sẹ́yìn àmọ́ ìyẹn sì rí ti síwájú náà tí ẹ ma rí pàgọ́ ní àwọn èèyàn bọ̀tí ma rí kò ní sí kò sára nínú ẹ̀kan ẹjẹ́ ká kí ẹ̀rùn ká ma bá ti wa. lọ nínú ẹni jawazu amali al-amali al-mafdul ahyanan li bayani hukmihi lin-nas ìgbà míì wà ọ̀rọ̀ tó ṣe pé nǹkan ló lọ́lá jù èyí lè mọ̀mọ̀ sí fáwọn káyìn bá mọ̀dájọ́ rẹ̀ àbọ́rọ̀ tí ó gbajúmọ̀ èyí lè mọ̀mọ̀ sí fáwọn bíyàwó kí tẹ́yìn bá kákùrù án david tẹ́yìn tí mọ́ ṣe sùjúdì èyàn mọ́ ṣe sùjúdì ìwà mọ́mọ́ kí yọ kan ìwà tó ṣe ìrìnà àwọn yóò àbíká afá subhanallah subhanallah subhanallah subhanallah ẹ̀kọ́ oye báyìí àbí láti fi ṣàlàyé ìdájọ́ ìfàmìyàn nínú ẹni rahmatul nabi sallallahu alaihi wasallam wa talabu aysar al-amr ó ní ànábì sallallahu alaihi wasallam ó lọ́lá fáwọn èèyàn ó lànà àwọn èèyàn ó dẹ̀ mọ́ wá ìtọ́ bá wọn jù fún àwọn èèyàn ni so ilé ni ibi láti tó هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته